tọ́lọ̀ ọmọ tó mú ọdún àfá wa. Ọlọ́run ṣàjẹ́ ti àrí àwọn àpapọ̀. Wọ́n tọ́lá tí ó wọ́n wá sí ọmọ dáadáa, pẹ̀lú ọmọ aláǹgbàríkà, pẹ̀lú wọ́n tẹ́ ọmọ mẹ́kẹ́rin, máa ní ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ وسلمك المليك من الهموم وسلمك المليك من Mama bàbá ọ̀pẹ́ fẹ́ sánwó màmá lẹ́fẹ́ àti gbogbo yìí. Wọ́n fẹ́ gbọ́ lápọ́, wọ́n tẹ́ lámẹ́ta ní màlúkù Wọ́n tẹ́ lámẹ́ta ní màlúkù nínú rí ìwòmọ́ orí. Gbogbo àwọn ọmọ mẹ́ta sọmọ́ ní. Ààrẹ fún ọmọ bàbá, ó pẹ̀lú ààrùn. Wọ̀jánà mẹ́kọ̀ ní màálí ní yẹ́rì Wàtàdà màkà màálí الخليق من الفتوم وسألم كائم النجف من الفتوم Àwọn àbá ńlá láti jẹ́ kí ayé oṣù yìí, ayé ti fún àwọn àkáyà tí wọ́n náà ti wùjú àwọn

صالحا فجعوا لهم وقراموا كذا قد أتاك الله سلطان مليودا للتعفي كل عيبا بلسانا كما كنا وهو أمصاصنا فالمؤمنين ثم أبقى مرتاجا فأباح الله أجمعا أجرا توفي في المصابيح يوم الزكاة لا نقيم لغير ما جاودنا أنت تجرى من دعاء مرتجا وضعك الله من شر الرجال وجعب الله خير خلقا بناجاه وطلاه والفعلاء ثم بأجل العليك يسر المصطفى ثم بأجل العليك يسر المصطفى لقد جاءكم الإلاف بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما أنتم حريص عليكم المؤمنين رؤوف رحيم فإن الله فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو أقول بسم الله الرحمن الرحيم إلى في قريش إلى فيهم رهلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أتاهم من دون وآمنوا من أوف آمين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هدفنا بجوان بفاوة lọ́wọ́ tún ni àti ní ọ̀dọ̀ àgbàlagbà tí ẹ̀tù mímọ́ kọ́lọ̀ ń jẹ́ nínú orí ìdàgbà lé wọn ọdí àtàkì ni mọ́ lára àwọn àgbàlagbà wa tí a kẹ́kọ̀ọ́ lára wọn tí wọ́n ń fi ní wílẹ̀ tó jẹ́ pàdúwà ní wọ́n ti fún òtó bẹ́ẹ̀. Bí ẹ bá fẹ́ bẹ̀rẹ̀ wà sí àkọ́kọ́ tàbí ọlọ́run púpọ̀ nítorí pé ọ̀rọ̀ ta fẹ́ sọ àwọn akọ́lá lọ fúnra ara ọlọ́run lọ̀rọ̀ fún rẹ̀. Ọ̀rọ̀ a máa sọ tí ìbá ti pọ́lọ̀ ń lọ pápá ọ̀rọ̀ fún àwọn ànábì rẹ̀ ni pẹ̀lú pé mójútó wọn àtìwé ọ̀bá pọ̀ àti àtìsọ́ ó dárí ní ọyá kò wá tó gúnmọ́ nínú sáfà mi táyẹ̀ tí a ò ní ìṣẹ́ náà ti dẹ̀fẹ́ ìrìn nílẹ̀ àwọn mẹ́ta èyí táwọn ànábì náà bá sì wí náà Kùránì àwọn ọlọ́run láti tó ṣe torí pé àṣìkáàní ń kọ́ a máa tọkàn ìdínú táwà kọ́kọ́ bí i àti kìí àdíkún jẹ́ tòwá fún gbogbo bí ta bá dé àkèrè sí ayé àwọn àgbàlagbà ní wọ́n tòwá sí ìgbà tí wọ́n wá pé àtàkùn lè rí táàfi jọ wọ́n wọ́n tẹ́ ń pe gbogbo àwọn ọmọ kéèkèé léèyàn àìpé ọ̀pọ̀lọ̀ jẹ́ àti èèyàn ọlọ́mpàá lórí bẹ́ẹ̀ kápùn ẹjá sí àti ti gbóló méjì tí tó wá kí àwọn bàbá mi tí wọ́n tọ́ àrẹ̀gbà tí wọ́n wá ní òkú ẹjá jọ sọ لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله محمد رسول الله الصلاة والسلام على خير خلق الله الصلاة والسلام على خير خلق الله Wọ́n ní gbogbo wa láti ṣe fún ọlọ́run, fún ọlọ́run ọba lé. Ọjọ́ àwọn àbálòsì yìí ẹlọ́pùpá àti ìsìnlú gbogbo ẹjẹ́ ti gba ẹ̀ ní wálẹ̀ pẹ̀lú ìjọ náà ọlọ́run ti dá igbó sọ́kùnkù ọlọ́run ti dá igbó sọ́kùnkù Àwọn tó Wọ́n ní ilé ìṣẹ́ ìjọ́ ìjọ́ ọlọ́gbà wọ́n bá ṣe عدم الأقلال العلون àtẹnumọ́ látàárọ̀ sáàjẹ́ ìfàríkà àwọn ọlá gbogbo àwọn mẹ́yẹ mẹ́yẹ ni ọlọ́run tí wọ́n túnlẹ̀ sí kátó dé tí wọ́n tọ́ wa títọ́ tí wọ́n fi wà ní bíbí tí wọ́n rẹ̀ wá ní rẹ̀ bàbá tí ó gbọ́gbá jìrì jésù lákàlámbì àwọn tí wọ́n tọ́ tí wọ́n tún bínú àwọn tó yìí bàbá ojú lárí làwọn àwọn náà nù àwọn náà ní tó Adam àwọn náà ní tó Kamal àwọn ni wọ́n tó fún bí ẹni pé wọ́n dákẹ́ jẹ́ sẹ́rin gbogbo nǹkan ni wọ́n bá tó afọ́lá ń bẹ́lọ̀. àwọn afọ́lá ń mú àbáwá tó kàmọ́ lè sílẹ̀ nílé ẹnjọ́ máyín àbáwá tàbílù láì àwọn bẹ́lọ̀. afọ́lá adam sílẹ̀ ẹnjọ́ máyín bàbá àdúgbò láì àwọn bẹ́lọ̀. ọ̀nà tí a rẹ̀ iná fẹ́ bàbá àti bàbá máa lówó bàbá dáadáa inú wa máa yóò tẹ́ ìbọ̀dì. afẹ̀yìn méjì bẹ́lọ̀ bàbá máa mú lórí aláìsí lọ máa yàbùkọ́ ọkùnrin. Àgbà náà lẹ́dá lóòrùn tó báyìí tí ìtòsì mú tẹ́ẹ̀tì tí wọ́n wá mílíọ̀n ẹ̀sì jáde ti lé ti lé báyìí ọjọ́ mi lójú ọlọ́run ó tẹ́ẹ̀tì ọjọ́ yìí lójú orí alábàbá ọjúlárí bàbá ọjúlárí àbùkù oníkàn yìí bàbá máa ló ọlọ́run ní àbùkù ọkàn yìí bàbá ìmá máa gbéjì àbùkù oníkàn yìí gbogbo tí kálukú bá tọrọ ọlọ́run látàlátà àfẹ́sì ọlọ́run sọ fún wa bàbá wa tàbí ọlọ́run ní tẹ́lá sí mọ fún wa gbogbo ẹ̀yàn ayé pàṣẹ mẹ́lẹ́gbẹ̀ẹ́ wọn gbogbo láti di agégi ọlọ́run ní tẹ́lá sí mọ fún wa alábẹ́sìlẹ̀ markaz ọlọ́mọdé ó

fún wa ń bẹ̀ àwọn tí ó ní lọ́bá tó jẹ́ kó orí ní ìfún tó wa lọ́wọ́ bẹ̀ ọlọ́run ní jẹ́ bàjẹ́ fágége àbáwà fágége tò ní àbáwà ẹlẹ́sì Adam ọlọ́pàá sàlékún àwọn ọ̀sẹ̀ fún wọn. Ọmọ tí wọ́n dámù láì ní wọ́n, wọ́n ti mọ́ríkàzì kéré. Gbogbo tí wọ́n jẹ́ akéèké pátá àti German local government tó wá ájìbìlì ọlọ́mọdé wọ́n ṣubú. Ìjọba tuntun tí ń bọ̀ yọ́lọ́ tí ó pè wá tí ó pè wá. Ó pè ẹnìkọ̀ọ̀kan wá nílé wa, ọlọ́nàbì lọ́dọ̀ ọlọ́run. Bàbá wa Ajẹ́rù àwọn náà tún Márkàsì, wọn ni wọ́n tó ìkọmọ tí wọ́n dámù ní wọ́n. Gbogbo ilẹ̀ mọ́fẹ́ dá ọ̀pọ̀lọpọ̀ fún máa tún jẹ́ bí ilé ìdó ni ó èyàn alákùnjẹ márùkàṣẹ́ kí gbogbo iná mara ayé aláwọ̀ níjọ burúkú yí As-salatu ala Àṣọ́lá

ẹ̀rí kí mọ̀ ńlá fún púpọ̀ ẹ̀rú ọba àdẹ́rù bà ní púpọ̀ tẹ́rẹ̀tẹ́rẹ̀ afẹ́fẹ́ ń bọ̀ láti àìsàn tráfù gbẹ̀sọ̀ mọ́ra wọn ni ṣùgbọ́n wà tí a bá tún wá pé tó ajábà lẹ́tọ̀ fún ìṣẹ́ tí ó kà máa ìlẹ́tọ̀ fún ìṣẹ́ ẹ̀rú fún àbà lójà ó dá orí bọ́ lójú mi púpọ̀ orí bàbá mi tó bí mi bàbá wá ní pé máma gbẹ̀sán ẹmọ́ máa pìlọ́dì nǹkan wọ́n mọ̀rọ̀ tó bẹ̀ẹ̀ ni gbogbo ojoojúmọ́ bàbá máa ń mú papòdà ẹni kí bàbá ní ẹni tẹ́ bá ń nà kájú pé èèyàn rẹ̀ ní lọ èyí náà tó látàkà lọ́tọ̀ wọ́n tó bọ́ kọ̀rọ̀ fáwọn ọ̀tà bóò ni òṣèlú sí èèyàn búgbẹ̀yìn ẹni ọmọ nà ààrẹrẹ sí àdánwò tó ń gbé wàhálà tí ìyẹn ti fọ́n tó lè pè lè yẹn rẹ̀ kò tó tí ó ṣe tó kọrọ̀ òfin níbàjẹ́ èyí tí ó ṣe tó kọrọ̀ òfin níbàjẹ́ ń pọ̀ jù tó ṣe tó kọrọ̀ tó dé ìrìnlọ wọ́n rẹ̀ ọgbà pé bẹ́ẹ̀ ni فيتقى tí bàbá wa ojúlà ìjẹ́ nítòkó, yọ́n á ní òrí ọlọ́run kan mi èmi ní tẹ́wọ̀n aṣẹ́rùn àjẹ́ òkà máa nì àà ẹ̀rí pé wọ́n ń sàtọ́ àfúnmi ni kìí ṣe pé mo tó bẹ́ẹ̀ bàbá wa alówó ẹlẹ́mìí fúkú yẹ àwọn ń bẹ níjòkó kó àgbà ni wọ́n onímọ̀ ni wọ́n ìmáàmù ni wọ́n wọ́n ti sáyé wọ́n rí nǹkan nǹkan tí wọ́n wọ́n ti nǹkan wọ́n wá ń pè ní ẹni ọlọ́run tèwú ń bẹ̀ àwọn ìmáàmù ìmáàmù pátápátá ni wọ́n tó kóyì wọ́n ti kéwú ká tó dáyé wọ́n sì ń tẹ́ lò kéwú ká tó kọjú àwọn apé ìlẹ̀ ni ọlọ́run èwo ń bẹ tọ́jú orílẹ̀ fẹ́ sọ ní Ebi tó pa wọ́n látàrí, àbí àtọ́ jẹ wọ́n lábẹ́ta, àbátà sí tẹ́fẹ́ rírọ́, ọjọ́ ní àti jòkó yìí tí wọ́n rí òṣè sọ, sọ, iyì wọn ló gbé bí tọrún mẹ́tí bàbá máa lówó takẹ́bẹ́kẹ́bẹ́ nìtìlẹ̀, èyí gbọ́lọ́ jẹ́ mi náà ọjá àgbà, ìtọ́jú wọ́n rí tó fẹ́ tọrọ, Bàbá wa ọdún láyé wọ́n ṣe kóyì, àwọn kẹta kíra kíra kíra wọ́n ti ìyà nílé kéwú tán fẹ̀fẹ̀ rìn káàkiri wọ́n tí wọ́n rú kíra àti ọ̀nà oko kí wọ́n lọ tó dé ọ̀ pé bàbá tó kà mọ́lì ẹgbẹ́ àwọn bàbá àwọn àwọn náà kí ìyà ń bẹ̀ àwọn ti tẹ́lẹ̀ ti fún wọn káàkì ìjádá tí wọ́n wá hátà ní bá mú wa lẹ́yìn tàbá pàdé lóde tí wà tí bá tún bàbá ojú rárí máa ní kí n jáná sí fún àwọn wọ́n pé lójòkó ìyàwó dáwà kàwà ọmọ tó kìí tẹnu wá mú àgbà ìsọ ọ̀rọ̀ dáwò ẹjá kámọ́ràn fàgbà lọ́wọ́ dáadáa àgbà ìsọ ọ̀rọ̀ dáwò àgbà ìsọ ọ̀rọ̀ dáwò àgbà ìsọ ọ̀rọ̀ dáwò ẹ máa fàgbà lọ́wọ́ dáadáa àgbà ìsọ ọ̀rọ̀ dáwò Gbogbo ayé ṣòro rẹ̀, ẹ máa ń bá àlọ́wọ̀

Bàbá Aidéhùn mọ́jọ kó yìí. Bàbá dọ́dọ̀ wọn tí a bá lọ sí Dẹ́mọ́ntàjì fún wọn tó bá tẹnu kọ ọ̀rọ̀ lágbègbè yìí. Ní àpọ̀ bá pàṣẹ pé ní ọba jòkó lòwó jòkó, ládẹ́wò tí wọ́n ní pé wọ́n ti rí rẹ̀. Bàbá ọgbọ́sùn, nítorí ní kà lágbègbè tó tẹ́kùnú lé ilé ẹ̀mọ́ Ọlọ́run fẹ́ ríkù àti màmá Kamal ní máa ń sàkóso dáadáa. Gbogbo oúnjẹ jòkó ní sáfúwájú ní àìkébù. Ọlọ́run lọ́lẹ́ ìwọ́ tẹ́kù nǹkan ti rí kọjá lé ilẹ̀ ti forí gbàǹkì nǹkan orí kí àyíká. Ìbínú tẹ́bí máa rí sọ fún ẹni kí wọ́n ẹbá pọ̀ tọ́kà wí tó lówó lọ́wọ́ lọ́jọ́mọdé tí bá ń gbé mú òfin ọjà. Ní tó tẹ sábàlá àkàkọ́ torí wọn ọ̀pọ̀ bí sọ́dà ráta ọmọ lábá wọn ní tó ti àgùntà tó fi dákẹ́ tí a fi ń wo bọ̀ọ̀ ní tó jú àgùntà rí ojú orúkọ orí

àwọn ọlọ́wọ́ ti wọ́n oṣù bẹ́ẹ̀ lọ la ilaha illallah muhammadu rasulullah sallallahu alaihi wasallam àwọn àmà fẹ́ràn àpáwà akọrin àtẹ́sẹ̀ ẹgbẹ́ ìṣmọ̀ mọ́rin pọ́dé àgbé alìfáàtù kalẹ̀ máa ní ó lè wájú lọ orílẹ̀ ọdún tó wọ́n ti sọ ní sódò orí tó bá ń sọ bí títù àwọn ajẹ́ ní ìṣẹ́ lóògùn náà mú bí àbáàkà sí ìrìsó kí lẹ́fẹ́ kí ń sọ wọ́n ní kò sí ìgbẹ̀kan tọ́lọ́m bá ti fi lé wa lẹ́nu ní tọ́ tàbá sì ní àwá ìtawá sọ̀rọ̀ ẹ̀rù a máa bà mí tó ń ké bọ́yá ìfẹ́ tí mo ní sáwọn ẹni ọlọ́run ní bàbá Adam títí àwọn bàbá yìí ṣe wàhálà sí ìpapòdá gbà náà Pálápàá àti alẹ́ ní Mọ́ríkàṣíkà lóòrùn náà, a tó mọ́tò látàgéje alò ìkó alọ̀gbọ̀dì bàbá tó kàmà sáwà. Orí àwọn aṣọ́lá Adam wọ́n júwe wọn fún wa pé àwọn ìrìnkúnmọ́tò Zamani, táwọn náà rí ti tọrọ́dọ̀ ọlọ́ pé àwọn fẹ́ tó Ali ẹ̀bára mọ́mù màlé tí àná tí wà fìrà náà ṣe bàbá tó kàmà àwọn fẹ́ràn wọn púpọ̀ nípa kí ni ó ti yá ìtọ́bà ìkó ti nípa tàà àwọn tó àjá mọ́ fún wa láì pé gbogbo àpá àti kẹ́nẹ́tì láyé bí máa ṣe ìtọ́rí bàbá tó kàmà lè ṣe ìtọ́wíwẹ̀ àwọn ọ̀rọ̀ pé àtìmà tí ìmẹ̀ àtìmà tó sọ̀kalẹ̀ sáwọn àwọn ẹgbẹ́ wọ́n ìtìkẹ́ látara báyìí wọ́n fún wa ní ẹ̀sánpù tó dáàrà adàmì àmọ́ kò tí ìjẹ́ ká yíó mọ́ta tán mẹ́jọ wá dárú tọ́lọ̀wọ̀ dárú àwọn méjì náà mọ́ fẹ́ ti wọlé ọ̀rọ̀ láàrin ẹjú díẹ̀ tó rẹ́ tó pọ̀ ẹ̀dàkùn àwọn tàà jẹ́ ọmọ akéwù wọn àtọ́mọ́ wọn báwo ni ṣe wọn ò ṣe ní bọ́mọ́ alọ́wọ́ tí ò ṣe ní ìjànù mọ́ alọ́wọ́ àwọn kan tó délé ní tí wọ́n bá ti wá fá àwọn àwọn èrí kéúké tí wọ́n bá ti sọ̀rọ̀ sátíwájú wọn èrí wà ti tẹ̀ àwọn àbáwà yóò síbẹ̀ tí a bá rí tí ọ̀dá kọ́kọ́ rẹ̀ fún sí ńlá ní ẹ̀sẹ́sìn tẹ́sìn pàbẹ̀rẹ̀ sáàrì tí ọ̀bá lè fọwọ́ fún tí ọ̀bá gbà láàpùn kọpa hàn tó fẹ́ àmẹ́bì lọ sọ bẹ́ẹ̀ tí ọ̀bá lè fọwọ́ fún jẹ́ tí tó bẹ́ẹ̀ tó bá lónìí àwọn kan ní gbogbo táwọn àgbàlagbà náà ti ọ̀dá máa

Ìtí wọ́n rí àwọn òṣìṣẹ́ ìlàdánwò, ìjọ faraka faraka ọlọ́ ìlàdánwò, a bẹ̀rẹ̀ ti Mẹ̀dúgùrí dé àdọ́dọ̀ tí ó Ibrahim Sálẹ̀, ìròyìn tí ó Adam ìròyìn ilẹ̀ Yorùbá. Àwọn Amẹ́ríkà ìsọ́wà Mẹ̀dúgùrí ní àwọn mẹ́kí ń tẹ́lẹ̀ sí kí bàbá náà. Gbé ń gbà tí ń ṣe ẹ̀sílẹ̀ Súra bá tẹ́ òṣèrán lè tàbí jọ mẹ́ta jọ mẹ́rin ló fi tó ní ìrẹ òní ilẹ̀ Yorùbá nílẹ̀ Àwúsá. Àwọn Yorùbá pẹ́ ìdámù lọ́wọ́ ti yílọ Fọ́nà tí wá dámù tó ti tẹ̀ títẹ́ òkàmọ́ ti tẹ̀lẹ̀ bí wọ́n ti tẹ̀ tí ń sọ gbogbo ẹ̀. Wọ́n wá ní wípé àwọn àṣà tó ń bẹ nílẹ̀ dúdú àwọn Yorùbá ní mójútó àwọn nígbé ìsìláàmù lárugẹ tó bẹ̀rẹ̀ ọmọ Yorùbá ní ilẹ̀ Yorùbá. Àwọn sẹ́sẹ̀ ń gbà àti àti àti. Kóbìnrin ọmọ akẹ́wú Yorùbá ní pé kóbìnrin máa tàtà láàtù kọ́ máa lọ mọ́sálásí ta ilẹ̀ Ìsìláàmù Yorùbá ní pé níbi ìkómọ, níbi ìsílé, ìpàdé ẹni ọlọ́mọ́ta, ìsìn ọlọ́mọ́ta, ìgbéyàwó àti freedom àti gbogbo nǹkan mèrè síké asọ́ di nǹkan ẹwà ẹwẹ̀ tí a ti lọ́dún sí àwọn wúyẹ̀ àti lọ́sìn wọ́n yìí tí ní àwúsá Fọ́là ló wá ti súnmá ìyẹn mẹ́ta ìyẹn mẹ́rin ọmọ ọmọ jẹ́bà ìkàlù ti ṣúgbà bí i ṣe. Amọ́lẹ̀ yóò bá àjásọ fún, àwé pèlè fún, àwé láwà ní fún, àwọ bàtà fún, alẹ́kẹ̀ẹ́ ìjọgbọ́ta fúrí tí wá yàtọ̀ ọkùnrin tó bẹ̀rẹ̀ ní mẹ́mẹ́ ẹ̀hùn sọ́ọ̀lì ìsọ̀lẹ̀ sọ́ọ̀lì ní ṣàbẹ̀ kí wọ́n fi tí àṣẹ àṣàmù jẹ́rì kí wọ́n fi tẹ́sí bàbá sàmàdì jẹ́rì kí wọ́n fi tàwọn àfáà lè rùkà kọ̀kọ̀ jẹ́rì kí wọ́n bẹ̀rẹ̀ àwúsá ẹ̀sẹ̀ kí wọ́n tẹ́ ìtají àwọn ọmọ tó kọ́ wá jẹ́ àwọn ọmọ wọn lẹ́nu sẹ́sẹ̀ dìde jíjẹ ni wọ́n bú àwọn bàbá wọn pẹ́sẹ́ntì ọ̀dá ìrìnsẹ̀sẹ̀ ń gbé ìdí ẹ̀sí rẹ̀ èyí lọ́wọ́ jẹ́ àwọn òṣìṣẹ́ àmì ìgbẹ́lọ́wọ́ èyí sáfà sí lórí pé ẹ̀yìn àwátá jẹ́ mọ́ bá pàlàpà mọ́ kí tàbí kí mọ́ bú nẹ́sà kí nẹ́sà kí mọ́ bú mọ́ríkà kí mọ́ríkà kí mọ́ bú pàrí tí pàrí mọ́ bú àdàtí padà tí mọ́ bú tẹ̀bù ní ìkùnlé àwọn tí àkẹ́kàn Atlantic English díẹ̀. Àwọn kan ti jẹ́ náà jẹmọ́ àti wà láìwẹ̀ nínú Islam, ọ̀dìrí àmẹ́mẹ́ ti jà ní àmẹ́mẹ́ akùkọ́dé tí ó Adamu. Bàbá tí Adamu sọ wípé kí àwọn tẹ̀mú òdíje nílẹ̀ Yorùbá àti lọ́ọ̀rin àti gbogbo ilẹ̀ Yorùbá, Mùsùlùmí, Ìjàníyà, Pàdé, Ẹmọ́ ṣàtẹ́pọ̀, ni wọ́n fi ṣe kí àárọ̀ fún ṣùgbọ́n nítorí àwọn tó ní orí ìdí ọ̀dá, ẹbọ ni, òṣà ni,

ẹmá jẹ́ ayé alọ́tọ́sọ̀ ọ̀kan náà gbogbo wa ẹjá sàtọ̀pọ̀ lọ́dá ẹwọ́n tí ń ṣẹlẹ̀ lágbàáyé lẹ́yìn ní gbogbo ilẹ̀ lágbàáwá bẹ̀ẹ̀bá wo sẹ́rẹ̀ mọ́júmọ́ bẹ̀ẹ̀bá tún délé ẹ̀tún fún wò ẹwọ́ tí ń ṣẹlẹ̀ Libya ẹwọ́ tí ń ṣẹlẹ̀ ní Iraq ẹwọ́ ti Tunisia ẹwọ́ ti Iran ẹwọ́ ti ẹwọ ti Afghanistan ẹwọ Pakistan gbogbo olùjẹ́ láìlá ìlẹ̀lá ọ̀hun ni wọ́n kọjú ara wọn sí àwọn nípa ara wọn ọ̀bá kèfèé jíjà tẹ́sìmọ̀ yí pé tí iná bá jẹ́ òyìnbí orí òmí ẹ̀yà àgbàlagbà Yorùbá ẹni tásìkẹ̀ paná ní ààyè bèèrè ta ń dáná máa Ilé ẹlá ti ń bèèrè ta lọ́dáná gbogbo ẹkálùkú mánú lè àárọ̀ gbogbo àwọn tàà jẹ́ àrùn kìtàbù òsúnnà pé àwọn ni sálábí àwọn láàrín òsúnnà táà bá mú látà máa ń bá lọ bá ìyá àmùká o wàhálà tó tẹ̀lẹ̀ lókèrè yóò kàwà náà ọlọ́nkọ́ta lọ èyí jẹ́ kan ẹlẹ́ẹ̀kejì ọ̀rọ̀ òun ni pé Tẹ́ni tó bá lájú ẹtúwò tẹlifíṣàn, ẹwọ rédíò, ẹwọ tí ń tẹ̀lẹ̀ fún àwọn tsunami, omi ń gbé wọn lọ. 6,000 náà lọ́wọ́ odò, ó tó gbé wọn lọ. Ó tẹ̀ẹ̀kẹ́ tàbẹ̀ẹ̀kẹ́ láàrin ọdún mẹ́lò tsunami. Bákanáà ni Japan, wọ́n sọ ẹ̀ lánàá, wọ́n sọ ẹ̀ńjẹta, wọ́n mẹ́mẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Omi, omi, omi, omi, Kí ní fà á? Kí làwọn èèyàn ti fọ́lọ́un tọ́lọ́un gbogbo bá wọn jà káwò tó ní? Irú àwọn ìrúwọ́ náà pàtàwọ̀ pàtàwọ̀ pàtàwọ̀ Irú bàjẹ́ olóòṣèlọ́m táwò tó lùwárí. Ìwà ìdá olóṣèlú náà tẹ́ ní ìfẹ́ ìjámúra tàdùwà. Òun lọ ajẹ́ sọ pé فلم يسيروا في الأرض فانظروا كيف كان عاقبة الذين من قبلهم سورة الروم سورة الروم آية الروم آية كيف

ẹlọ owó lé ẹnu kọ̀ọ̀kan kí lọ pa ní ẹlòmí rẹ̀ lágége kí lọ gbọ́lá lọ́wọ́ rẹ̀ ẹlòmí tọ́nà òdébẹ̀ mọ́ sí agége ilé tẹ́lòmí tí lọ́wọ́ fún ẹbí tí wọ́n lówó mọ́ tí já ti lọ lápílẹ̀ fún ọ̀lọ́lá mọ́ ajáwò ilé sí ibò ní bàbá wọ́n ti sọ láti ẹ̀ńgọ́ náà Ọ̀nà àjọ̀tẹ̀mì ní òmùkú wà tàà. Ẹ̀sùn àti àwọn ará tó wọ́n lọ láti wá lọ, wọ́n lọ òkùn wá lọ, wọ́n lágbára jù wá lọ, wọ́n nípa lè tán jù wá lọ, wọ́n lẹ́bì ẹ̀mí wọ́n jí jù wá lọ àgbé tó wọn. Wọ́n afẹ́rù alárúgbà, wọ́n afẹ́rù àgbà, wọ́n tẹ́lẹ̀ rú ẹlòmí bá jọba pẹ̀lẹ̀ yóò sì tí ó ní ìwọ́n bí ẹni tí ó kú èrí ẹ̀ ó ti mọ́lé pàtà wá lọ́yà ìbọ́tẹ̀ jẹ́pá ìjọba ní gbé ẹni sí ìbádà àwọn akẹ́ni dáyà sí pàánà àwọn fẹ́tẹ́ mílíọ̀n tẹ́ mátẹ́ta wọ́n Ọlọ́run tọ́rọ àbẹ́ ọ̀pọ̀rọ̀, ìbálòpó ìgbẹ́gbẹ́ gbogbo wa tó wù ní tó ṣe lọ, ìjọ́ tí ọba dé kò sí ìjọba ẹ̀lẹ́.

ولكن كانوا أنفسهم يظلمون ولكن كانوا أنفسهم يظلمون عيب من ذلك فما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يسلمون Ìtànú àmìta ọ̀tẹ̀lẹ̀ gbogbo pàmọ́tìlẹ̀ lọ́wọ́ méjì tó bá sàmú ọdún márùn-ún ọdá. Wọ́n láti ìtànú àmìta ọ̀tẹ̀lẹ̀ gbogbo pàmọ́tìlẹ̀ lọ́wọ́ méjì tó bá

tí wọ́n rùn fọ́lọ̀ ní ti àwọn ọlọ́run wá ti lẹ́jọ́ ti lẹ́jọ́ ti lẹ́jọ́. Bá bá ti ẹ̀sọ́ ikẹ́ torí tí wọ́n dalẹ̀ lárúbáwá rúgbọ́ tó bẹ̀. Àwọn ẹran fọ́ lẹ́rán Paris àti Amẹ́ríkà àti Britain àti France àti náà Paris àtàwọn gbogbo wọn ni wọ́n ní ọdá fún táwọn lárọ́wà ọwọ́ ara wọn ọwọ́ ahun náà ni ìdáhun nípa ahun ọlẹ́yìn àgbàlagbà mọ́ ẹmọ́ wùlẹ̀ jẹ́ agbógun lọ wọn ẹjá tẹwọ́ síra wọn léèdì ọ̀wà gbọ́ Cairo Cairo ọ̀pọ̀ Iraq Iraq ọ̀pọ̀ Sudan Sudan ọ̀pọ̀ Saudi Saudi ọ̀pọ̀ Morocco yìí Morocco ọ̀pọ̀ Jazair gbogbo wọn agbóra wáyé wọ́n wá ń tẹ́ra wọn mú wọ́n ṣe mítìlì kò mú wọ́n ṣe gbé ọ̀pọ̀ tó tẹ́ mọ̀ náà fi kálìmà àtàkìyọrí. Dídá ẹgbẹ́ ìsìlámù lẹ̀ lọ́kùn ló ti ní pọ̀ sí kí ló ti tàà wá ṣe kan, àwọn kíṣẹ́ni ń ṣe kan, kan asọ̀tíṣàn bẹ̀. Christian tí wọ́n papọ̀ àti apostolic àti Celestia àti evangelist àti kíni Jehovah Witness àti Emmabanka wa. Tẹ́lúwà sọ́ra àwọn wá tó ní ṣe pàtí ṣe méjì àwọn ẹ̀kọ́ ọlúwà oúnjẹ

tẹ̀blígì wá dé ní ṣẹ́ṣẹ́ gbogbo àwọn yóò pọ̀dá mọ́ tẹ̀blígì nìkan lòun lòun dáa. alùsúnà wá ní kí ní jẹ́ tẹ̀blígì àwọn táwọn jẹ́ alùsúnà wá kì sáájú àwọn lọ́rẹ́ ọlọ́run ọ̀rẹ̀lẹ̀ dúgbùrí ń jọ ní àti lọ́rin wọ́n láàmà báyẹ̀ ti bẹ́ẹ̀ wọn ẹwọ tẹ́ntúrì tí wọ́n pé tẹ́ntẹ́tẹ́tẹ́ yílù tí wọ́n fi ti tẹ́ bàbá tí ó fún fún fún bọ́dí ẹ̀ ilẹ̀ lọ́rin àwọn tí gbà fún fún bẹ̀. Bàbá wọn tí wà á nílẹ̀ ọ̀pá aláyé, ọba ìtàlà rẹ̀, ọba mẹ́sìnkì ẹ̀ tí ìtọ́ bá tẹ́dẹ̀ mi, àwọn náà gbé. Pẹ̀lú ọgbọ́ ọlọ́run tí wà á nílẹ̀ Ọlọ́run ọdá dáwọ́lá àwọn ọdá ìjọba ìsìláàmù lẹ̀ nílọrin. Ọwá pí àwọn àfáà tó bá lókè súnà àti gbogbo kàràkárá. Wọ́n wá jọ papọ̀, wọ́n jọ bẹ̀lẹ̀, wọ́n jọ tàìsì, wọ́n jọ gba ìjọba gọ́ọ̀mẹ́ntì Islam wọ́n dálẹ̀ nílọrin. Wọ́n wá rí kú. Àwọn alájọ́ kàmáì látọ̀dọ̀ tábìlì àjẹ́bì àwọn dẹ́rùkọ̀ sí ìjọba ti dúọ́ná. Ní tó kù ní pé bá wọ́n ti jẹ́ kí ìsìláàmù Sísẹ́mù táwọn àgbàlagbà ní fi kọ́ lọ kéwú kéwú, ẹ̀yin màmá wa yìí ẹ̀yin fi kéwú kéwú, èèyàn lọ gbọ́ta ọdún lè kéwú sí èké kéwú já. Tó kéta sí ilẹ̀ ẹ̀dọ́gbọ̀n ọ̀tọ́gbẹ̀ wọ́n ti gbéyàwó bí ó kùnrin tẹ̀lú àpá. Àwọn bàbá tẹ́ òkà májì, ìwà tó wà dámọ́ ní èyàn ọ̀pẹ́ lè tó ìyọ́dàrú tó sílẹ̀ kò ní ìgbà kẹtù. Ẹjẹ́ á tí sísẹ́mù yẹn. Ìjọ́ tí bàbá tẹ́ òkà májì dé pẹ̀lú ọmọ Ẹgbẹ́ sọ pé ó dọ̀fẹ́, ẹ máa kí ọdún mẹ́rin, ẹ máa dàpá, ẹ sì máa mú ọdún mẹ́rin pẹ́lẹ́, ọdún mẹ́rin tí èyí parí Kùránì. Ẹlòmí ó fẹ́ mú kìí káàrí ó sì dúdú àì, torí àpàyà sí àdàyàdélẹ̀ ọmọ tí ò níye ọmọ ọmọ tí ò níye wọ́n ti ka àdáwò ọkà wàhálà bàbá tí a dámọ́ ní ìfẹ́ ẹwọ ilẹ̀ ọmọ mẹ́ríkà tí west africa yìí kò sí rẹ̀ gbogbo tí ń yìí ṣe Ibrahim Sani Ẹ̀yin wá jí ń wá àtàkì àwọn tí kú tán ti wà láàpọ̀ gbówó fówó fówó rẹ̀ ní ìmọ̀. Bọ̀ rẹ̀ ní kóndé àti ọmọ àtàkádà kojú àti èpè ní wọ́n bí wá wọn kan páàkì ní nọ́mbà jàndọ́nà ilẹ̀ gbóná ilẹ̀ dúdú. Kọ̀tàbí àtàkùnlẹ́mọ́tò ńlá látara àwọn bàbá yẹn wá túnú lẹ̀ ó ti pọ́lẹ̀ ó ti kí tí ó jẹ́ òun àti ẹlẹ́rí yìí tó bẹ̀ tó pẹ̀lẹ́ ní bàbá máa lọ òṣèbẹ̀ ní pẹ́ láì lẹ́ ti tẹ́ àwọn ni wọ́n sẹ̀rọ táwọn ni fẹ́ fẹ́ ṣe òní mo fẹ́ lálẹ̀ àwọn bàbá wa àtàlápàá ẹ bàbá lámúnitun bàbá lápàá tí lọ ní gbogbo àwọn bàbá ẹ tí wọ́n ti ṣe wàhálà ẹ̀hùn ti dé ìmọ́ ti pọ̀ Okùn kan méjì, ọ̀hára fásitì jahali, tàbá ti kọ́ sínú tíra, a bá ìlúsíré ìjà, ìlúsíré ìjẹ lọ. Okùn ọ̀hára fásitì mọ́rọ̀ báwọn ọmọ pẹ́kì tí ìsìn ta kéwú báwọn náà bá lè dáradá ìjọ àti kálọ wọ alúwà pẹ́tọ̀ ẹgbẹ́ àwọn bàbá àwọn tí wọ́n wọ́n làwọn sáàmàjà sí dáwíà sáàfọ́ ma tí ó ma tí ó kọ́ ma tí ó ma fi tí àbú àpáàrí nítorí pà níjà tí kó níjà tó ń jà níjà tó wó pàbárọ́nà tẹ́ tààrọ́nà náà pé nàájá ìsìnkúdé tí àwọn kírísẹ̀ wọ́n wọ́n nílé rédíò

àwọn àpá ní kí àyà bí. Ọmọ̀kánà àti bàtàlẹ́bì náà bá òkú akẹ́sẹ̀bù bí ààrẹ ti lẹ́. Ọ̀rọ̀ olóhun tí kó ń sá ìdá, tí fi ń balẹ̀ jẹ́, tí fi ń pàlú jẹ́, tí fi ń dàrú àti bọ̀tán tí ẹ̀ ló ní ìdá. Ọmọ̀kánà bí ààrẹ ولم يسيروا في الأرض فتكون لهم قلوب يعقلون بها يسمعون بها وإنها لا تعمل الأبصار ولكن تعمل القلوب التي في الصدور ẹni tí tí ò lè travel lọ London tí ò lè lọ Amẹ́ríkà tí ò lè lọ jọsí Germany ní ìtàbà àwọn bá àbá ìjẹun travel ẹni tí ọ̀bá lè lọ tí kò sí ojú tí ó fi wo tẹlifíṣẹ̀ àdíkò tẹ́kí tí ó fi gbọ́rọ̀ yìí àdíkò sọ́kọ̀ tí ó tàkàtà fẹ́ sílẹ̀ nínú àfẹ́ ṣe dáadáa fọ́lọ̀ nínú ayé bó lè mílò ṣe wà ní àjíwà náà wọ́n tí ó parẹ́ máa tó parẹ́ máyélá olóbò yá fi yóò bí ha àwọn àádánù إنها لا تعمى الأبصار ولكن تعمى القلوب التي في الصدور Ìtàjẹ́ ìtààmù ọ̀nà tí ọ̀pọ̀lọpọ̀ ọgbọ́n látara bá ẹ̀dá fún ìfẹ́gbàsì púpọ̀, ọ̀fẹ́ káàkiri àkàkà ronú. Ọkùnrin bàbá olówó náà Báwọn àfáà bá jẹ́ kí ẹgbà wá, ẹ̀dàkùn ẹgbà wá, ẹ̀yìn lọ́wọ́ ìṣòro, ẹ̀yìn àbúbákìrì tòbí, ẹni Usman, ẹ̀yìn Alì náà, ìjọkú ẹ̀nà ẹ̀lẹ́dẹ̀kọ́ ló ní ìṣẹ́ ẹ̀fẹ́ bá di ní ọgbàjẹ́. Àǹkátà lè tó tún lè fún ìsìlámù lárugẹ yàtọ̀ fún jà bàbá wa ní ìwò bàbá Salaudi àwọn láwà ní ṣẹ́ǹpẹ̀ ní àfáàgbàgbọ́ bàbá bá tí àwọn tó gbé òtù lóòtù tó sísẹ̀mù ìgbádé àwọn ọmọ tí ó fi àwọn òwe láwà ní wọ́n lọ́dẹ mọ́tánìkì wọ́n wé láwà ní wọ́n yọ blọ́ọ̀kù wọ́n wé láwà ní wọ́n wọ́tájú wọ́n wé láwà ní wọ́n gun ọ̀kadà nítorí wọn fẹ́ máa jà tó wò owó òde owó òun náà wọ́n sì ń jẹ́ ní ọlọ́run jẹ́. Irú nǹkan báhùn ni ẹjẹ́ àjọ palẹ̀ mọ́ ronú sí kí àwùjọ ìsìlámù lè ní àlàáfíà, kí àwùjọ ìsìlámù lè lè nìkó a padà sọ́dọ̀ ìbẹ̀rù ọlọ́run tàbí Kí lọ wá bá ogún kí ló sún yí jẹ́ sí gbogbo agbẹ́gbẹ́ gbogbo agbẹ́gbẹ́ lẹ́dọ̀kọ́ ọ̀tún agbẹ́gbẹ́ ti agbẹ́gbẹ́ lẹ́dọ̀kọ́ àfá agbẹ́gbẹ́ àwọn bàbá agbẹ́gbẹ́ àwọn ilé agbẹ́gbẹ́ mọ́ lẹ́sẹ̀ rí wọ́n pé mọ́ lẹ́sẹ̀ rí wọ́n pé dá ló àkọsẹ́ ní ọlọ́run àfá àti alákọsẹ́ o àwọn àfá àti wọn ọ̀tọ́ ìkùnrin wọn ọkọ̀ ní ìbẹ̀ ní agbárí wọn Tí ilẹ̀ yìí náà lò, àwọn tọ́kàn ní sọ pẹ̀lú ní tí wọ́n máa yẹ tẹ́kì lọ́ha واجعل له مخرجا ويرزقه من حيث لا يعتذر ومن يتوكل على الله فهو حقه إن الله بالغ أمره إن الله بالغ أمره قد جعل الله لكل شيء قدرا ومن يتق الله Ẹ̀yin bàbá wa tẹ́ gbọ́nà gbọ́ tẹ́lẹ̀, tẹ́lẹ̀ bá tẹ́lẹ̀ ọlọ́ dáadáa.

ojú wọn dúdú ẹ̀rọ ọlọ́run ló mú bàbá ọtí láti tẹ́jọ́ ẹ̀rọ ọlọ́run ló mú bàbá wa àánú lórí wọn débí àti gbogbo àwọn àfáì ẹmẹ́tì ẹ̀túbọ̀ tún bẹ̀rù ọlọ́run ìbẹ̀rù ọlọ́run ló ní kí ó kàmọ́ lè gbogbo èrè ayé àti tọ̀run kó tó lọ ìbẹ̀rù ọlọ́run ló adámù ní gbogbo èrè ayé àti tọ̀run kó tó lọ ọlọ́run tó lù wá rẹ̀. Àwọn fọ̀mọ̀ máa lè, tàbí ìrìnbábí àmẹ́bì ọwá wá ọmọ rẹ̀ ọjọ́ kan kò rí ọmọ rẹ̀ máa ọmọ náà ti jọ máa ń lálọ́dọ̀ rẹ̀ tó mú lẹ́nu mọ́ ń kò wé mọ́ gbogbo ẹ̀yí tí ẹ máa wà nǹkan ti bẹ́ẹ̀ ní èrè tí máa dà ilá ìdí wọ́n fọ̀rọ̀ sí sínú bóyá tí ẹ̀sì lẹ́lọ́dà wọ́n tá ti bẹ̀rẹ̀ ọlọ́ bóyá ọ̀rọ̀ ọkọ̀ rẹ̀ ní ọ̀lẹ́ tó máa ní wọ́n tá ti bẹ̀rẹ̀ ọlọ́ mọ́ ìyàwó lẹ́lọ́dà rú ní tó rójú sí ẹ̀ bẹ̀rẹ̀ ọlọ́

àwọn òṣìṣẹ́ mi tí mo kó sí iṣẹ́ wọ́n fẹ́ dojú mi délẹ̀ kí wọ́n sáàkì bẹ̀rù ọlọ́run. A ó kọ̀ máa lè wà sọ fásitì Muhammad. Ṣé yàrọ̀ sí Allah, wọ́n jíṣẹ́ ọlọ́run, bàbàtà aláwọ̀ dáálítà, wàṣàká ilé ilẹ̀ pàápàá ìdàpàpàá ọjà ní ọ̀nà dédé ẹ̀yà lábẹ̀ láti fẹ́ gbọ́ ẹ̀ẹ́sẹ́ àádẹ́ tí wọ́n tó ń jọ lọ́n jẹ́ àwọn màmá rẹ̀ ọlọ́jà àwọn ọ̀nà dédé pápá ìtúndà wọn láàrín ohun orí jẹ tó ẹgbẹ́ ń kọ́lé ohun orí kọ́ ẹgbẹ́ ń lo mọ́tò ohun orí lò ẹgbẹ́ ń lo aṣọ ohun orí lò lẹ́yìn náà ọmọ àwọn kan tó ń tún bí wọ́n gbé e lọ ọmọ ọ̀rọ̀mọ náà máa pàtó àtàkì mélòó odi méjì ẹni ọba ṣe dédé

Ìlà kọ́lé Thank you. ànábì ní tẹ́kìlá mẹ́ta ànábì fún ìtẹ́kìlá àkọ́kọ́ bẹ̀rọ ọlọ́run ní pé ìbẹ̀rọ ọlọ́run sí àkójú Ẹ̀rù ọlọ́wà kó sínú bẹ̀rù ọlọ́run wọ́n sì bẹ̀rù, wọ́n wà kẹ́ orí kádà rántẹ̀. Kádà rántẹ̀ tàgbà gbogbo sábàtì, àtìṣẹ́, kátòògùn, kátàájò, kátàdúrà, kátẹ́pẹ̀, kátàáré, kátàwé, kákéwú, kábà ti ní kádàrá ẹlẹ́ èyàn rẹ̀ tẹ́ gbogbo ẹ̀kọ́ mọ́ àmọ́ bá bá ṣe kúrù fọ́lọ́m pẹ̀lú bẹ̀rù ọlọ́run ó di mélòó ó di méjì ẹlẹ́ẹ̀kẹta wà ápùsìrì bọ́ bá wá rò tó rò mọ̀ tó ní ìkankan lọmọ èyí tó fi lọ pè lọ́jẹ́ èyí tó àwọn fi ṣe kèfè rí tó fi kó mú tùlé pọ̀ lọ pọ́ sí kápẹ́ máa sọ fún láàáwọ̀lá wàlá kó wà tàí lábẹ́ Àwọn àdílẹ̀, tí ń tẹ́ ní máa wíyànú, àrẹ́bì ní máa lọ wí ọmọ rẹ̀ tó dúnù lọ wà lè padà gbogbo ẹ̀yin tó máa ń lọ dálẹ̀ tẹ́ ẹ̀kú ẹ̀mọ́ lọ́mọ́sà dárí wọ́n dé dáadáa gbogbo ẹ̀yin tó kọ́sá lọ fún ṣẹ̀ lójú pé ọlọ́run dárí ọkọ̀ ìwá gbogbo àwọn tí ìyàwó ọ̀pọ̀lọ̀ sílẹ̀ lọ́lọ́mọ́sà tẹ̀yàwó rọ̀ fún wa gbogbo àwọn tó lọ́wọ́ yẹ tó kàwé anáwó náwó yúnifásitì ra àrójú pé ọlọ́mọ́sà jẹ́ kọ́ mọ́wọ́ kò tí ìpínjọ́kẹta àwọn olè tó gbé ọmọ lọ àtíwájú ọmọ rò pé ìrọlé nù bàbá alárájọ́ mọ̀dáríkà bàbá iná máa wá bí bẹ́ẹ̀ sí ní àtà ọkùnrin lọ́mọ rẹ̀ bá dé. Wà fọ́dé gbàgbàgbà lọ́wọ́ tó wá àwọn tí wọ́n dé mọ́lẹ̀ tí wọ́n gbé lọ tí wọ́n rẹ̀rí ṣe kan àwọn sùn lọ nígbà tọmọ ó kò lọ́nkò ọmọ kò mẹ́ lákòjú ogun wọn sùn. Bẹ́ẹ̀ ni ìkáyà orí àsìkò níwò wọ́n dé ní tẹ́jẹsẹ̀ ọwọ́ wọ́n dé ní tẹ́jẹsẹ̀ lẹ́sẹ̀ níbi tí wọ́n gbé pamọ́ sí tí wọ́n fẹ́ lò ó fún ìgbẹ̀sẹ̀. Ṣùgbọ́n bàtí bàbá rẹ̀ sí láháwọ̀lọ́wọ́lá àwọn ọmọ máa ní kọkà níbi fún náà kàlè láhàúlà aláàkùnwọ́ta ilá àdìlá. Àwọn ara wá ní àníwá dìde àwọn òjíṣẹ́ ọlọ́run ní máa dìde láti ara orúkọ ọlọ́run mọ́gbọ́lọ́dà bàbá ojú wa pé ẹ̀kẹ̀sáàrù síkẹ̀rù tàtàwà

àwọn ni wọ́n lọ tún sẹ́kẹsẹkẹ tí ń bẹ lọ́wọ́ ọmọ àwọn ni wọ́n tún tọwọ́ àwọn ni wọ́n tún tẹ̀sẹ̀ àwọn ni wọ́n fún àwọn tí ń sọ wọn àwọn ni wọ́n fún wọn lóòrùn lọ máa fi jáde ẹ̀tún máa gbọ́ ìṣẹ́ tó máa rí ìkúmà lọ́yẹ̀ ògùn ọlọ́run bẹ́ẹ̀ bá ṣe tún tó bẹ̀rù ọlọ́run níbi tí tí wọ́n lọ àwọn àràwálì àti ìtẹ̀lé ọmọ látà orúkọ ọlọ́run àwọn làwọn ẹranko tí ń bẹ láti bò wá rí lọ́wọ́ alẹ́ ewúrẹ́ ọ̀túnta, àgùntàn ọ̀túnta, olótòló ọ̀túnta, àgbò ọ̀túnta, tó gbà àwọn ẹranko tó túnta nígbà tó mà yẹn lọ, ìmọ́lẹ̀ ọlọ́run tí àwọn ẹranko òun rí lára ọmọ adìẹ tẹ̀lé tòlótòló tẹ̀lé tí ọmọ wá ní kẹ́mi mo pé ewúrẹ́ léwúrẹ́ àtàjẹ́ ó lé wọn wọn padà ẹfúrásí tí ẹ máa ń dápọ̀ ọlọ́pùpọ̀ tó bá jẹ́ sí sí tààrà tí ń bẹ̀rù ọlọ́run bá tún kọjá láti kò tí kùránì lọ́pọ̀ ní pọ̀ nídà lẹ́nu ní láti kí lọ́pọ̀ ní pọ̀ ó rí táwọn àti ọmọ ti kẹ́kẹ́kẹ́kẹ́ tẹ̀lé ọ àwọn ewúrẹ́ ọmọ tẹ̀lé ọ nítorí wọ́n ti rí àwọn ará wá ní àti ń tẹ̀lé ọ ẹranko a máa rí ìran èèyàn lọ ọmọ kéékèèké tá a gbé lọ́wọ́ a máa rí ìfẹ́jà wa àgbàlagbà lọ níjọ́ta bá bàlágà ní òmìnirin ìjọmọ́ tí ń bá ti ń Àwọn ẹranko ọmọ nígbà tí ń lọ, làwọn bá tẹ̀lé. Títẹ̀lé tí wọ́n tẹ̀lé lọ́dọ̀ bàbá rẹ̀, áùkù. Ìta bá kú ọmọ wọlé pẹ̀tọ̀, àmì mo dé bóò lọ jẹ́ ńlá. Ibé tí mo dé فأصاب الإسلام وجاء بها إلى أبيه وأن كن عباس رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم وما يتك الله كما تواعدت النبي أوفى مالك واني النبي ọmọ tẹ́rù ti dé àmọ́ tí mo rí ní pé ńgbà tí tó ń bọ̀ àwọn ewúrẹ́ tẹ̀lé àgùntá tẹ̀lé tòlótòló tó ìsáwá kún ní ìsinmi ọmọ bá jùlẹ̀ sílẹ̀ ànábì ní ọmọ yẹ tẹ́sì láà ẹjẹ́ aláwọ̀ ويرزق من حيث لا يحتسب ibi tí ó ti lò fún oòrùn olóòrùn ibi tí ó ti lò fún ọ̀rọ̀ alẹ́tìlọ́lá àwọn alákọ̀ọ́kàn sí pàtàkì tẹ́bọ tó rówó bá bá tó a a

والحمد لله Thank you. Yóò mọ́ ìjìn hásẹ̀ ẹ̀kọ́ tí àwọn bàbá Kàmáàrin bàbá tó àtàbí fún wa. Náà ni pẹ́ta bá ti wọ́n lọ́rùn tó rání àbí ká sọ̀kalẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni ọ̀jẹ́ kí ádánu tó ń bà náà, àwọn bàbá ọjọ́lárí ni ẹ ni ẹ máa wọlẹ̀ àwọn àdúmọ́bà akéèkéé kan ni ẹmọ wọlé àti gbogbo ẹ̀yìn jẹmọ́ ìlọ kí o ẹ̀káwọ̀ lọ́wọ́ pẹ̀lú ẹlákùn wá kẹ́ bá kí pátíà méjì méjì gbogbo àwọn bàbá wa wọ́n wà ní kálẹ̀ àtàwọn ìyá wa pàápàá àbátọ̀ fún àwọn bàbá ìmọ́ wa gẹ́gẹ́ títí ilẹ̀ ìrọ̀sánà ìrọ̀sánà alhamdulillah rabbil alamin الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين Thank you.